إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدقف الله سبحانه وتعالى تيوسي نعم هو لا تبيتي a wá láti ibi tó jìnà ni àti ibi tó súnmọ́ kí a kọ́ ẹ̀kọ́ nípa ìsìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala káwà ìmọ̀ nípa bóò láti sí jọ́sìn fún ọlọ́ọ̀bá bóò ni a sì là bóò ni tí a bá gbé déwájú ọlọ́ọ̀bá ò ní sí di haba an manthura so ibi tí a bá tíra sheikh afáwà gba Salih ibn al-Fawzan al-Fawzan ibi ta gbá tíra wọn dé دروس في شرح نواقض الإسلام هنا نبدأ تصبح خامسا إلي كانونين عبرو أبو أن الشركة نبي أبو يبيح دم المشرك yóò jẹ́ kí ẹ̀mí ẹni tí ó ń ṣẹbọ yẹn ẹ̀mí olùṣẹbọ yóò jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó dín tó tọ́ láti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ wọ́n ni wà máa yóò bí ìhùdámà lè mọ́ṣìríkì wà máa láhù àti dúkìá rẹ̀ wa yujibu jihadahu yóò sì jẹ́ kó dọ̀rọ̀ àyà kí wọ́n jarọ ẹni bẹ́ẹ̀ lógún qala sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam sọ pé umirtu an uqatila an-nasa wọ́n pa mí láṣẹ kí n gbógun tàwọn èèyàn hatta yaqulu títí tí wọ́n fi sọ pé la ilaha illallah títí gbogbo jihadu talab náà torí táwọn èèyàn máa ń sọ ní pé jihadu dafa'i nìkan jihadu dafa'i ni pé preventive èyí tí yẹn fi ń defend ara rẹ̀ defensive jihad ó gbógun tánàbí jà defensive ni so àbámọ́lẹ́yìn zakir naik so gbogbo àwọn tó ma fẹ́ jẹ́ defend islam lọ́nà tí ó tọ́ yìn ànábì ò jagun pé wá lọ gbógun tàwọn èèyàn ànábì wọ èso lógun kódà gbogbo ogun tán nábi jánu islam wọ́n múrú bá nábi ni ọ̀rẹ́ so gbogbo àwọn kan náà dára dábà èyàn ma gbọ́ káàkiri so ara ọ̀ bí jihadu dáfàwọn ṣe wà defensive jihad wà bẹ́ẹ̀ náà ni offensive náà wà so jihadu tọ́lábù náà wà ọ̀rẹ́ so kò sí ideology kan láyé tó bá fẹ́ survive tí wà sọ pé à òun kàn máa ń defend ara lásán ni òun o ibi tóun bá ti rí pé tírẹ̀tì wà òun ò kí ni òun ò ní lọ síbẹ̀ ṣírkù dẹ̀ rí tírẹ̀tì ló jẹ́ sí Islam gbogbo ibi tí ṣírkì bá wà tírẹ̀tì ló jẹ́ sí Islam ọ̀wẹ́ so in tí Ànábì sallallahu alaihi wasallam fi máa ń jáde lọ gbógun tàwọn èèyàn nìyẹn látara pé nǹkan nù kẹmíjì ká fi gba Islam àbí ká má jẹ tírẹ̀tì sí Islam wọn ọ̀wẹ́ so wọ́n gba Islam àbí wọ́n mọ̀ sí kíni wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sí jizya so tó má ti gbà pàwọn ọmọọ̀sẹ̀ jíjá sẹ́yàn pé wọn ò lè jẹ́ ìtẹ́tì sí Islam mania wọ́n ti wà lábẹ́ wọ́n ti sọ̀bdí wọn so gbogbo àwọn àlọ́ táwọn yẹn máa ń paráyè sí àwọn àwòrán táwọn yẹn fún peace peace Islam is peace pé àánú pé gbogbo àwọn ogun tá ànábì jà defensive ni wọ́n bí ànábì inú ni ànábì ti wòye sológun oye so ìwíkúwí lẹ́lùmí o máa ṣe kí ni o máa wíkì so whereas ogun so eléyìí kò gbọ́dọ̀ lé fúnyàn láti sọ torí òdodo lè yán wà hátà àwọn kíni àwọn kèfèrí wọ́n jagun offensive náà tá fi ń defend democracy so gbogbo àwọn pé wọ́n lọ Iraqi wọ́n lọ Afghanistan wọ́n lọ Libya gbogbo ẹ̀ kí lè tán fi lọ gbogbo bẹ̀ kí lè tán fi lọ jagun bẹ̀ ṣe defensive làwọn ṣe yẹn àbí the offensive ni na nígbà tó ti kìníkà tí ń yọ́n bí ìkà tó ti ń jẹ́ threat sí democracy wọn so ìwọ mùsùlùmí tó wà lórí òdòdó ló máa wò pé torí wọ́n ti ya àwòrán ẹ̀sìn fẹ́lòmí bí ò ṣe rí àwòrán tán yà fẹ́lòmí ni pé àwòrán pé tán bá dìgbà tí lọ kó tó ṣe kíni kó tó kọ́ tó sì ní pé tọ́ ẹlákùn okù kan ọyí so ìyàwòrán tán ti yà fún yà ní pé àwòrán ẹ̀sìn nìyàn whereas in tí Qur'an gan sọ ni pé wa jaza'u sayyi'atin sayyi'atun mithluha tí yàn bá ẹ̀sà burú kan tí yàn bá gbé fọ́tí fún yàn kó gbé fọ́tí fún padà ní ọ̀yẹ́ so kutiba alaykumul qisasu fil qatla ọ̀yẹ́ al bil-hurri wal-'abdu bil-'abdi wal-untha bil-untha so akílò rẹ̀ so ah, pé so bọ̀ tí yàn bá foríjì kò sí nǹkan tó ṣe o tó bá fẹ́ foríjì ń bí ẹ̀tọ́ tí ẹ gangan nìyẹn o kò sí tó ṣe bọ̀ Islam ní kó wá kọ́ kẹ̀kẹ́ ìjẹ kejì sí tó bá foríjì kò sí tó ṣe bọ̀ pé ẹn kó tún wá kọ́ sí pé dákùn tún gbá kejì ọ̀yí ara ọ̀ so tó bá foríjì òun ló fi ń dáa jùlọ tó bá tó bá gbẹ̀san padà pàápàá jùlọ tó bá yí pé ẹni yẹn àforíjì ó ṣe láǹfààní so ẹni tó wá yí pé àforíjì ò ní ṣe láǹfààní kéèyàn fìyà ni yóò ṣe láǹfààní à ní tó dáa jù ní kéèyàn kéèyàn gbẹ̀san yẹn so but níbi tí islam ti wá wà tó ti wá wà attachment kèése ẹ̀tọ́ ti ẹmọ́ gẹ́gẹ́ pé kó wá mọ́ foríjìn ara ó ti níṣe pẹ̀lú ẹ̀tọ́ islam báyìí so kí lọ́lọ́wọ́ bá sọ pé yas'alunaka 'ani ash-shahril so nígbà tí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tí àwọn mushrikun tí wọ́n lọ jà àwọn mushrikun lógun nínú àwọn oṣù èwọ̀ so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bẹ̀rù pé ẹ lọ jà sọ́lọ́n bá sọ ayà kalẹ̀ pé yas'alunaka 'ani ash-shahri al-harami qitalin fihi qul qitalun fihi kabir kíyàn jagun nù bẹ̀yìn tó tọ́ nǹkan tó lágbára ni wa saddun 'an sabilillahi wa kufrun bihi wal masjid al-haram

fẹ́ so gbogbo ilé ìfi wá pé kíni Ọlọ́run bá ń sọ pé bí wọ́n ṣe gbógun tí wọ́n táwọn náà wá jagun padà ètò dáàrin bọ̀ pé à pé no kò sí tí jẹ́ offensive war ní Islam kò sí ideology yẹra yé nígbàtí àwọn Burma àbí kí náà ń pè wọn àwọn kí náà ń pè wọn nígbàtán bẹ̀rẹ̀ sí ń pa àwọn Burma Muslim nínú àwọn Mùsùlùmí tán ya tálákà jù láyé ni wọ́n àwọn Burma ni nínú àwọn Mùsùlùmí tí wọn ò ní wọ́ kíní kankan wọn ò ní fẹ́ wọ́ kankan wọ́n dẹ̀ sí kíní wọ́n dẹ̀ tún lọ gbógun ti wọn wọ́n pa wọn wọ́n sọ àwọn ilé wọn kíní ìtọ́ fi ń súnlé wọn àwọn náà ń bẹ̀rù pé ìsìláàmù yìí ti ń ṣe kíní ó ti ẹbọ táwọn bàbá àwọn fi kalẹ̀ fáwọn ọgbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ kú so gbogbo ideology láyé tí ò bá tí ò bá ní offensive wallahi ó kú ni so irọ́ ni pé àgbé ah, Islam o defensive nìkan defensive nìkan ní pé òṣogun ọkọ̀ kò ṣogun àdámá oye famani i'tada alaykum fa'tadu alayhi so nínú àyà shahrul haram náà ni pé ẹni tó bá àbí àyà tó kàn lẹ́yìn rẹ̀ pé tó bá kọjá àlà lórí yẹn náà kọjá àlà lórí pé yẹn nìkan Ọlọ́run bá sọ àyà pé waqatiluhum hatta la takuna fitnatun wa yakuna ad-dinu so pẹ̀lú ilé wọn ní àgbé Boko Haram ní ara èyàn ìta ń sọ kọ́ nìyẹn ìta ń offensive wà ọ̀yìn so kí yẹn sì mọ́ negate ìyẹn la ń sọ bọ̀ sí ìtàwọn sọ ní pé tọ́ ẹ kí yẹn kán kálukú máa lọ sí suicide bombing ara kò sí èméjì pé àwọn terrorist àwọn boko haram àwọn gbogbo àwọn isis yóò gbogbo àwọn náà yóò khawarij ni wọ́n àwọn èèyàn burúkú gbà ni wọ́n wọn represent islam rárá so kí lọ́kọ́ rẹ̀ irú àwùjọ báyìí èyí ó gbé bá nabi sallallahu alaihi wasallam náà ṣe gbé nígbà Mákà ní nígbàtá nabi sallallahu alaihi wà Mákà so àbí báwọn mùsùlùmí náà tán jẹ́ dùn àfà àbí tí wọ́n rí ẹ̀sìn wọn nàtá so ní láwọn anábí ọlọ́wọ́ bá mìíràn èyí ó sì bá ṣe sí nínà so but pé kí a wò pé nígbàtá ti wá ní jihad offensive náà wà ara ó ní kọ́ì jihad ṣe gini ó ní májẹ̀mú jihad ní ó ní májẹ̀mú alákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ pé tọ́lọ́wọ̀ bá nìkan ṣoṣo ni ẹlẹ́ẹ̀kejì èyàn gbọ́dọ̀ fi fi tẹ̀sìn èyàn gbọ́dọ̀ fi ó fi ṣe pé èyàn fi ń fi ìsìláàmù rẹ̀ lẹ́ni èyí tó fi ṣe pé kìí ṣe gbogbo gbàgán ní ọ̀ràn yẹn ní pé jihad lẹ́yìn ó ja gbogbo èyàn ara àwọn ẹlòmíyàn tó ṣe pé jizya náà san fún Ànábì sallallahu alaihi wasallam àwọn ẹlòmíràn tó sì pé jízíà náà sọ sáfà náà sallallahu alaihi wasallam so wọ́n kó sàkọ́lẹ̀ wá ní so wọ́n fi ń mọ̀ pé àwọn wà lábẹ́ kíni àwọn wà lábẹ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ irú àwọn bẹ́ẹ̀ ó lè fún kọ́ndà kákà jí lójọ́ kankan máa sí kíni ká máa gbógun tàwọn mùsùlùmí àwọn ohun ti mọ̀ pé à ah, ìkọjá àlàgbà lélẹ̀ ọ̀yẹ́sí ó agbára yẹn ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ wà alaikum sàmsùlá so gbọ́dọ̀ ṣe pé agbára yẹn ṣe kíni agbára yẹn wà nínú àwọn mẹ́jẹ̀mú táwọn tún máa ń fi sí ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé kìí ya pé bóyá pé àti wọ́n ń gbé nùlú pẹ̀lú àwọn kèfèrí ó kẹ́ kí a ní ó yá jihadi yára ó gbọ́dọ̀ jẹ́ pé a ní ìlú tiwa àwọn náà náà nílùú tiwọn yẹn sọ àwọn tán bá ṣe kíni tán bá jàmbá yàn tán bá ṣe kíni tán bá jàmbá àwọn mùsùlùmí gẹ́gẹ́ bá ṣe ṣe ní báwọn yahudi ṣe uh, so tán bá jàmbá àwọn mùsùlùmí bọ̀ pé ẹyájọ́ wà nù lúgbẹ́ ọyá jihadi so tí agbára búrọ̀ wà so àwọn olùmọ́nà máa ń dákọ ilé ìsìn gbà mí pé kó ṣe pé kíni nínú uh, àwọn mùsùlùmí kìí ṣe bí tó yí pé ẹ ti jọ ní bí on written agreement pé ẹjọ́ ń gbénú ìlú ẹ̀ẹ́kàn àwọ̀ pé lójọ́ kan ìyá ti dé nẹ́nu ara ọ̀ so bákanáà ó gbọ́dọ̀ ṣe pé aburú tí ó jáde látara rẹ̀ ó gbọ́dọ̀ ju àǹfààní rẹ̀ lọ ó gbọ́dọ̀ ṣe pé aburú tí ó jáde látara rẹ̀ ó gbọ́dọ̀ ju àǹfààní rẹ̀ lọ ní pé à pé èèyàn 2 million ní òkú tó tọ́ ṣùgbọ́n àwọn orí 1000 pa láàrin wọn oye ara o oye so ara o pé ẹn wọ́n ní táàkì kútótọ́ kìí sì ṣe pé wọ́n bá wájà wọn ò níwálá wọn ò sì ní káfẹ́ sílẹ̀ so a kà mọ̀ pé àwa náà la jẹ́ àfáàdé àwa náà la lẹ la so ń bọ̀ kìí sì pé wọ́n láfẹ́ sílẹ̀ bọ̀ àwa kàn wò pé afẹ́ sẹ́sìn ju lókè ju bó ṣe yẹ yìí lọ wọ́n sì ní táǹkì wọ́n ní dúrónì wọ́n ní mísáìlì wọ́n ní gbogbo ẹ̀ ṣùgbọ́n àwa aládá aláàké a ní gbogbo ẹ̀ a sì ní àwọn sákàbùlà gbogbo mọ́ra wọn so pẹ̀lú ògbó ọlọ́run wa inna jundallahi humul ghalibun ọ̀yẹ́ so so yí so èyàn máa ń wo bá nabi sallallahu alaihi wasallam bó ṣe ṣe kíni bó ṣe àsásà tàbí èyàn èyàn èyàn wá bí tí islam nù ara so ilé yóò jẹ bó ṣe jẹ́ so but kí àwọn àtún kí ẹ̀hẹ́ so bákan náà nínú àwọn mọ́jẹ̀mú rẹ̀ náà ni pé ó gbọ́dọ̀ jẹ́ lẹ́yìn khalifa ó gbọ́dọ̀ jẹ́ lẹ́yìn khalifa àbí lábẹ́ khalifa àwọn mùsùlùmí abẹ́ khalifa lókún tí ma ń ṣẹlẹ̀ oye ó gbọ́dọ̀ jẹ́ kí so ìgbà tí ò ní jẹ́ lábẹ́ khalifa ni pé tó bá yẹ pé jihadu dafa ni wọ́n ti kan ti káyàmá wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pa àwọn mùsùlùmí wọ́n ká wọn lù wọn wọ́n ká àwọn mùsùlùmí lù wọn bẹ̀rẹ̀ sí ń pa wọn àti khalifa sọ̀rọ̀ kan àbí khalifa sọ̀rọ̀ kan ìgbà wọn èèyàn wọ́n sí kíni ẹ̀nà ògbógun ti wọ́n ni ẹ̀yìn so àwọn ni so mẹ́jẹ̀mú ò pé èèyàn wá lọ ń sí kíni èèyàn kan lọ so kò sí tí àwọn mẹ́jẹ̀mú yìí ò bá pé yóò affect ìkan náà àwọn mẹ́jẹ̀mú yìí yálà kó affect pé kò ní jẹ́ pé tọ́lọ́wọ́ bá lèyàn fi ń ṣe yálà kó affect pé kò ní ságbára èyàn ó dẹ̀ ma yóò agbára tó tún kù fáwọn mùsùlùmí yóò tún wá ma wéyìn so yálà kó ṣe pé kò ní ṣe pé kí ni kò ní jẹ́ pé èyàn ní fi establish Islam yálà kó ṣe pé aburú tí ó jáde látara yóò ṣe kíni yóò burú so tí kan náà àwọn jẹ́mú ibá ti ìtàlá yóò ṣe kíni negative ni ó padà ma mú wá so lè jẹ́ bó ṣe jẹ́ ò nípa àwọn kan but at the same time náà àwọn jẹ́mú ni so at the same time náà kí àwọn àwọn kan tí àwọn ìfẹ́ gbọ́n tó jọmọ́ jihad rárá in tó sì wà lára ẹ̀sìn ni in tó wà lára ẹ̀sìn ni ṣé àwọn ẹ̀yin gbọ́ ẹ̀yin gbọ́ ẹ̀yin gbọ́ country kan rí tí ò ní military ah, pé àwọn pé ẹ má sọ̀rọ̀ sójà ẹ má sọ̀rọ̀ military eh, country kan wà tí ò ní military ah kò possible kò kò tó bá wà àwọn kọ́ntì kékèké kan wà tí ò ní military tó tọ́ bà wọn gan wọn máa ń fẹ̀gbẹ́ ti sáwọn tó lágbára pẹ̀tọ̀ ó bá fẹ́ yíwọ́ ò àìbá ma so ẹ̀ṣẹ́ ìwọ̀n kan máa so kí uh, jihad. In fact, we don't want people to know it is from Islam again. so wọ́n dẹ̀rẹ̀ dán lélẹ́yìn wọn. so wọ́n if I either call you her, tán bá I sọ pé la ilaha illallah asamu minni dima'ahum ẹ̀jẹ̀ wọn ti wà síkè ní ó ti wà protected wa amwalahum àti dúkìá wọn illa bi haqqiha àyàfi pẹ̀lú kíni pẹ̀lú àwọn ẹ̀tọ́ Islam bóyá ẹ̀tọ́ kan wà tó yẹ ká fi gba dúkìá wọn ó yẹ lọ jọmọ́ lómi lólè so wọ́n tẹ́kí ni wọ́n gbà fún padà so àbí kíni àbí nǹkan tó yẹ ká fi gbẹ̀mí rẹ̀ so illa bi haqqiha wa hisabuhum ala Allah ìṣirò àwọn mùsùlùmí ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà fala ya'simul dúkìyà yẹn wọlé wà protected wàdám àti ẹ̀mí yẹn illa at-tawhid àyàfi tawhid nìkan protected amma shirk ẹ̀rẹ́ bọ́ fa innahu yubihu dama yóò jẹ́ kí wàlmáàlá àti dúkìá rẹ̀ bí muqatalati ashabihi pẹ̀lú pé àwọn mùsùlùmí ó máa ṣe kíni wọ́n máa gbógun ti adha huwa shirk eléyìí ni ẹbọ wa ma yatarattabu alayhi min al-uqubat àtàwọn nǹkan tí ó tẹ̀lé nínú àwọn ìjìyà fi dúnìyà láyé bí wal àti lálkìyàmà wa huwa anwa'un kathiratun wọ́n ní àwọn ẹbọ yìí ìran rẹ̀ ni ó a'zamuha èyí tó tóbi jù ń bẹ du'a'u ghayrillah kíyàn máa pè nǹkan mí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba wal istighathatu bi ghayrillah kíyàn máa kégbàmígbàmí sọ́dọ̀ ẹlòmí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba pé yóò rẹ̀ yán sí pé ah ìyáàs kíníkan kíníkan ìyáàs ọmọ mi ó rẹ̀ kí a máa kọ́ ọmọ kí a kóbìnrin máa kí bẹ́ẹ̀ gbá ẹ̀ ẹ̀ ẹ̀ bóyá àwọn dókítà o ah, ti wà ní ICU Niyaz dákun ọmọ ara ọ̀ istighatha nìyẹn kí ẹ mọ̀ kí gbàmígbàmí kádà wọ́n dé kí àwọn sí kí àwọn kí gbàmígbàmí yàtọ̀ sẹ́lómi tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá bàbá kìíní bàbá bàbá kìíní kan gbogbo náà dandan yẹ bọ́ ni o so wọ́n ni wal istighathatu bi ghayrillah fima la yaqdiru alayhi illa Allah níbi nǹkan tó ṣe pé kò sẹ́lómi tó ní kápálẹ̀ àyàfọ́lọ́wọ́ bá so Niyaz ṣe dọ́kítọ̀ oye so so kí wá ní ó kàn ní àti pẹ̀lú kéèkì ní pẹ̀lú ọmọ tó rẹ̀ so in tó in tó wò náà ni pé láti bí tó ti wà wọn yóò kàn rán ìwò àláfíà sí ni ara ọ̀ so ẹni tó wọ́pá wọ́sẹ̀ kú ni sóhun náà lè wó ó lè sírán àláfíà sẹ́lẹ̀ kẹ̀kẹ́ wọ́n ni wà záàkù li ghayrillah wọ́n ni àti kí a èyí tẹ́ fi tẹ́lé àdúwà yìí pé a lọ sí kábàrí bàbá wọn kìníkan kìníkan so ibẹ̀ èyí tẹ́ fi parí gbogbo àdúwà ọlọ́jọ́ méje tàà ti ń ṣe ẹran àgbò funfun ó gbọ́dọ̀ ní dúdú lára ọ̀ so ẹran àgbò funfun so tẹ bá ti wá débẹ̀ ẹ wá ẹ tọrọ gbogbo tẹ́ fẹ́ lọ́lọ́ bàbá ẹ tẹ́ bá ẹ̀dà ní ẹ̀sẹ̀ rẹ̀rẹ̀lá kẹwàá dù ọlá ìwọ̀n táwọn èèyàn sí dáadáa nífà àbí á pé wọ́n ti wá sàdúwà fún tótọ́ àwọn àfá wá sàdúwà fún pé kí gbogbo àwọn ọlá rẹ̀ kó mọ̀tàn àwọn àfá láwọn mọ́ ń gbádùn akáàkiri gbogbo lẹ́ni so wọ́n máa ń wọ́n so ní gbogbo lé street a ní alájẹ́ ẹ̀ lókàn gbogbo àwọn ìbẹ̀rù wọn ti fi sẹ́lòmí náà lẹ́mí sàlájì náà onífẹ́ òpé tọ́ káwọn èèmọ́ ayé ọun tó gbé àrájì náà wọn òpé tọ́ <laughs> ẹwà sí oye wọ́n bá yí tẹ́ni síwájú ta oye tó ń gbé tọ́ in tó kú àrájì ní pé tọ́ lẹ́yìn tàbá ti wá parí nínú gbogbo àwọn tó wà ládùúgbò ọjọ́ kọ̀ọ̀kan láfi ṣe ti gbogbo àtùgbọ́ ọjọ́ méjì láfi ṣe ti yín nígbàtàlájí lówó ah, ah, ọjọ́ méjì láàfi parí tí torí ah, èyàn ńlá ní láwùjọ ọjọ́ méjì tàbá ti wá parí ẹ̀ èyí tó bá ròyìn lọ́rùn náà ni kò sí èyí tó jẹ́ dandan nínú màálù àbágbò àbádìẹ ààyì náà ní fẹ́ gbogbo àwọn náà dandan òun ní fẹ́ ṣe pé kí ní òun náà mọ́ tájẹ́ ti màálù àtàbágbò yóò mọ̀ tájẹ̀ tí mọ̀ lọ́wọ́ àbọ̀tàgbò pé tọ́mà ti ah, wọ́n mú ẹ̀ṣẹ́ ìdàrájì wọ́n tún mẹ́nu bá ọ̀tọ́mà tún fẹ́ dùn ní àà ah, nǹkan mẹ́ta aládákọ fàrájì mọ̀ lúùsì wà láàájì lọ́ra ó tún mọ̀ pé àrájì mẹ́yọ ọlọ́run ẹwú gbogbo náà dára <laughs> so àrájì mẹ́yọ ọlọ́run pé ọya ọya ọya ọya ló kọ bàbá kìíní ẹ̀dú ẹ̀nà náà àfáà ó kọ àfáà wà láfi dú ẹ̀nà náà torí wọ̀lí ju ọlọ́run ọba ni wọ́n tàbá ti wá dú lókọ àfà gbígbà ní ó jẹ wájú ọlọ́run ọba so kò sírò èyí tàà ṣe bẹ́ẹ̀ tọ́nà ògbà yìí wàláhì gbogbo bá sí máa ń ṣe èyàn so wọ́n ni wà sùjúdù li ghayri Allah máa forí balẹ̀ fún nǹkan mìí tó sí ọlọ́run ọba ilé iná ni so gẹ́bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Sufi ṣe máa ń ṣe fáwọn àfá wọn tó wá kọ́ débẹ̀ báyìí èyí tó bá ti gba mùrídí gbọ́ gan àbí tó bá ti ẹ̀fẹ́ ṣògbóhun bàbàrà fà so yóò lọ lẹ̀bẹ́ náà so yóò lọ lẹ̀bẹ́ ẹlòmíì sùjúdù nífà sùjúdù gidi èyí tó sì tó sùjúdù náà báyìí ayé ó máa kanlẹ̀ báyìí ni táyà yóò máa kanlẹ̀ kí ẹ máa dọ̀bálẹ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ oye so o so ilé ẹ̀bọ ni ṣe ìdọ̀bálẹ̀ gan ò fẹ́ wọ́sì ju sùjúdù gan lọ so ẹbọ lélé yóò so tó bá wáyá wọn ní ẹ̀kẹ́ ìkúnlẹ̀ nìkan ìkúnlẹ̀ nìkan kọ́ ìkúnlẹ̀ nìkan kọ́ àwọn nǹkan tí ń jẹyọ látara tí in tó jẹ́wọ̀ yẹn àwọn ẹbọ tó ń jẹyọ látara rẹ̀ nìyẹn ṣé ẹmọ gbogbo náà ti mọ̀ pé sùjúdù ẹbọ ni o so tó bá fẹ́ wá báwọn èèyàn àwọn súnnà sọ in tó mọ̀ sọ wọ́n àyí tó àmà sọ láàrin ara ni pé ìkúnlẹ̀ kìníkan ó tọ́ kìníkan wọ́n àṣà ma mọ́ ìrújúwá ìrújúwá ìrújúwá tí ìkúnlẹ̀ nìkan lẹ́ ń ó lọlẹ̀ báyìí tí ó lọlẹ̀ páwátá àkúnlẹ̀ so so ni wan nadhuru li ghayri Allah bákan náà kéèyàn máa ṣèlérí fún ẹlòmí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kéèyàn máa ṣèlérí fún ẹlòmí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba pé ah ní pé ah ibi tẹ́ wà yìí àdánwò ló gbé yín wá àdánwò ló bó bá pọ́síbò kí lẹ́ẹ̀ṣe fún wàlíyùláyì ọlọ́run ọba àṣíṣẹ́ kìníkan àtìrìmì kìníkan ọyẹ sọ́nà wà nítọ̀ ẹjẹ́jẹ́ ẹdàkọ̀ àfá àti kẹsì in tàdùwà yí bá gbà kí lẹ́ẹ̀ṣe fún àfá kí lẹ́fẹ́ tì síwájú wàlíyùláyì tó rúkọ wọn láfẹ́ bá yí bẹ̀lọ́wọ̀n ọba àwọn ẹbọ àwọn ẹbọ ń lọ àwọn ẹbọ tó ń lọ láwùjọ wa àwọn ẹbọ pàṣípàṣí lẹbọ ń lọ so ẹbọ ń lọ tààrà ní pé kìríkà kìríkà so ìyá tí ó dá náà so bọ̀ tóun náà kóra ẹ̀ lọ sínú ẹbọ tóun náà sì dẹ̀lẹ́bọ tó bá tààrà ọmọ wọn bá balẹ̀ kẹbáyìí kẹbáyìí lòun wà ṣe fún lòun wà gbé kalẹ̀ fún yín tọ́ kò jú báwọn náà lọ ẹmọ lọlé oye so ìgbàtọ́nà ọwọ́ sì gbádàn òdé fún so ọlọ́run bá ṣe kí ni ọlọ́run bá gbàdúrà rẹ̀ oye so àfáà náà ti mọ́ pé pé bó wá ní àfọ́ every week ní pétọ̀ àti à ń bẹ lọ́wọ́ bẹ́yà fà wà ń bà ní o àti ń bẹ lọ́wọ́ bó ní sí ti ń jẹ́ so tọ́ ẹ̀tún ẹ̀sẹ́n dìfì torí a ti wà ní kálúwà ó ti tó bí ọjọ́ mẹ́rin báyìí so àwọn ọmọ kéwò jẹ kankan ẹ̀sẹ́n dìfì 5000 káti ẹ̀fì rí nǹkan ra káfí rí nǹkan ra fún àmàlẹ́ kéwò ọ̀rọ̀ tí yínà na yanjú ní kálúwà ẹ̀sẹ́ndì ìsẹ́ndì àkáǹtì ìsìn ẹ̀dàkùn 50,000 ẹ̀sẹ́ndì ẹ̀ sí so kálúwà láwà so ẹ̀sìn mọ̀pá ní ríṣẹ́ ṣe iṣẹ́ ti wà lápá ti fún ti yín ọ̀rẹ́ <laughs> iṣẹ́ tí wọ́n <laughs> lápá ti fún ti yín so khalwa láwà so ẹ send the 50k ń sìn ń send the account náà sí yín so kò gbọ́dọ̀ já o torí ta bá fi tó bá fi di pé ebi pa wá ta fi jáde kúnnú ẹ̀ àṣẹ <laughs> tuntun bẹ̀rẹ̀ <laughs> ẹ̀wọ̀n kan ẹ̀wọ́n ti mọ́ àwọn èèyàn lẹ́rú wallahi ẹrù mi ò 50,000 so wọ́n lè mọ́ ẹ̀pẹ̀ wọ́n lọ́sẹ̀ọ̀sẹ̀ báhùn so títí tí tí ó fi wá bóyá ọlọ́run wó àfi agbádọ̀ rẹ̀ lọ́nà bá lábùn sí máa ń sí nǹkan rahman ẹni tó bá wù náà ni ó ṣe fún so tó bá tún wá gbọ́ tọ́ntọ̀ tọ́má ti wá pè tọ́má ti gbọ́gbọ́ tí ó ti yàtọ̀ ṣe rí báhùn o àdúrà tá a ṣe lónìí yàtọ̀ in tó fà nìyẹn gbogbo àwọn tó wà ń jòkó gbogbo wọn náà sunkún sọ́nà pátápátá bóyá wọn ò ṣe kẹ́ bẹ́ẹ̀hùn òsì kankan ara gbogbo wọn náà sọ́nà lórí ọ̀rọ̀ yín náà ni lórí ọ̀rọ̀ yín náà ni <laughs> lórí ọ̀rọ̀ yín náà ni àwọn afá jankajankan ṣe maita ma kìníkan Sheikh Waliyullahi kìníkan afá kìníkan gbogbo wọn wá sunkún sórí ọ̀rọ̀ yín alájá ẹ mọ́ mórí o kántí ẹ̀ tó kún bí ẹ kọ́kọ́ sẹ́ndì 200 náà wọ́n sí ma ń gbá àwọn èèyàn lẹ́rí wọn ìfọ́kẹ́ tó mọ́ alájà náà sẹ́ni 300 owó ọjà tàbí lò tẹ́lẹ̀ tàbí fi ra àwọn ọjà míì alájà bá sẹ́ni 300 ẹ̀ṣẹ́dà wọ́n tún pẹ́ àríyàkẹ́ ẹ̀ṣẹ́dà gbogbo jẹ́tẹ́ ẹlẹ́jẹ́ ẹmọ́ gbàgbé o tẹ́ bá fẹ́ gbogbo rẹ̀ tàà ti tààtí tààtí tẹ́ẹ̀tí ní ọlọ́run ọba tí ma ń bèèrè àdéhùn ní o ẹ má jẹni tí ó yàpa àdéhùn o alájẹ̀lú wa ma sáàkì ma sáàkì yóò ma sáàkì so bóyá ti bóyá ti ní mọ́tò so bóyá ti ní mọ́tò lò kí pé àwọn èèyàn ń gun mọ́tò tí kankan sí ló fà débi pé ó fi àwọn ń wọ́n ní wà rúkúrù li kí ẹ máa tẹ̀ kí so kí ẹ máa tẹ̀ fẹ́lòmí tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba oye so kí ẹ máa tẹ̀ fún ẹlòmí tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba ilé iná nínú ẹbọ ni o ila akhirihi àtàkìní àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wà man sarafa shay'an min anwa'il ibadati li ghayrillah ẹni tó bá direct kankan mi nínú àwọn ọ̀ràn ìjọsìn fẹ́lòmí tó yàtọ̀ ni ẹbọ tó tóbi ẹbọ tó sẹ́bi gan so wọ́n ni anáwọ̀ thani yana kejì nínú ọ̀nà ẹbọ ashirkul asgar ọ̀nà ni ẹbọ ẹbọ kékeré wa huwa ma warada fil kitabi wa sunna òun ni gbogbo àwọn nǹkan tó bá ti wá nínú Qur'an àti sunna o tasmiyatuhu shirkan ní pé wọ́n pè lẹ́bọ wa dallatil adilla àwọn ẹ̀rí wá tọ́ka sí ala anna sahibahu ní pé ẹni tó ṣẹbọ yẹn o la yakhruju min al-millah ẹ̀sìn wọ́n ni wàhúwà naw'an wọ́n ni ìran méjì ni annáwò al'awwal ìran aláwọ̀kọ́ shirkun fil alfaz ẹbọ níbi àwọn ọ̀rọ̀ kalhalfi bi ghayri Allah gẹ́bí kẹ́ mẹ́ búra pẹ̀lú nǹkan méjì yàtọ̀ sọ́lọ́wọ́ ba ilé àwọn èèyàn máa ń ṣe bá yàsín bàbá kìníkan kìníkan kìníkan ogun lòun gùn yìí àwọn ọlọ́kadà nù ogun lòun yìí pé àfáà ti bá fẹ́ gbá yín kéèpé fún yín lówó ní ṣéǹkì ni ogun yìí so oyin pé ẹrin lòun gùn pé ipògùn lòun gùn so gbogbo àwọn ọ̀nàdànàdàn in tó ń gùn kí tó tó wá fi ń búra so wọ́n ni kalhal fi bẹ̀kọ́ ìrìnlá pé kí ẹ ma búra pẹ̀lú ọlọ́run yàásín bàbá kìíní kan bàbá kìíní kan wọ́n ni qala sallallahu alaihi wasallam wọ́n ni ànábì sallallahu alaihi wasallam sọ pé man halafa bi ghayrillah ẹ tó bá búra pẹ̀lú

ọlọ́run nìkan tí ìbá sọ ọlọ́run ọba nìkan oye so wọ́n ni abákanáà ma sha Allahu wa shi'ta ní pé ìtọ́nà ọba bá fẹ́ àti tẹ́yìnà bá fẹ́ náà kọ́lá àwọn ẹlòmí ò túnmọ́ sọ pé à ní pé lábẹ́ ma sha Allahu wa shi'ta pé tí ìtọ́nà ọba bá fẹ́ àti tẹ́yìnà bá fẹ́ pé ìtàwọn ẹni lọ́wọ́ bá bá fẹ́ lọ́wọ́ bá máa ń ṣe ìtàwọn ẹni wọ́n ma mú àwọn ṣùgbọ́n àwá àdísì yìí náà ni Bukhari tẹ ma ń ka náà ni abẹ́ tún ẹgbà Buhari mọ́ ìpé àta wọ̀híbà fa'idha sa'ala ní ọ̀tíyà tó bá ti bí mí ṣe kí ní fún àwọn in táwọn wà ní yọ ọlọ́run bá bá fẹ́ lọ́lọ́run bá máa bá wọn fẹ́ in wà ní yọ ọlọ́run bá bá fẹ́ mẹ́ ma ma je ka ki da kan je o di kèfèrí látara àwọn wali yo Ọlọ́run ba o ma se man se ni e wọ́n àwọn wali àwọn wali tó ma sọ fún o pa wọ́n lè rojo o gbà ni torí bí ma ti wí fọ́lọ́run Ọlọ́run bó ṣe bẹ́ẹ̀ ni wallahi gbogbo bọ́n sí ma se ni e àwọn náà mẹ́ta gbogbo àwọn ìláyà gbangba sọ́lọ́run ọba kíyàn láyà gbangba sọ́lọ́run ọba aljuru àti ala Allah Ah. wọ́n wá ń jiyàn wọ́n láwọn wà ní ìlú kójò dá wá ní owá ní dán ní ìdán kíni ìdán kíni in <laughs> táwọn wà ní ọ̀rọ̀ bàbá sọ fọ́nà ọ̀nà ń gbọ́ kíní jẹ́ pé kíní ìwọ wà ń bẹ̀ ni ìwọ mọ́ táwọn ń ṣe fọ́nà ọba ni abákìrì ò sí fọ́nà ọba àbí ẹwọ ẹwọ gbogbo àwọn àwọn nǹkan tá fi ń sọ àwọn èèyàn di kèfèrí ẹni tí ó dákẹ́ mọ́ra èyí tí èyàn fi gbọ́dọ̀ mọ́ kọ́mẹ́sì mẹ́ ìmá tawhid ìmá tawhid èsìn tí èyàn gbọ́dọ̀ mọ́ fi sáwàdà bóòlì mínú ó sì là bóòlì ìṣẹ́ ní dẹ́lẹ́bọ wájú ọlọ́run ọba bóòlì ìṣẹ́ ní dẹ́lẹ́bọ pé bóòlì ìṣẹ́ mú ọlọ́run ọba lẹ́yọ̀ kan títí tí ń fi kú báyìí so bẹ́yàn òní bẹ́yàn ò se ní ìdí ẹlẹ́bọ ní pé kíyàn jìnà sí gbogbo orú àwọn àfẹ́ ìké báyìí àwọn àfẹ́ ìké báyìí tí wọ́n ń ta ẹbọ fáwọn èèyàn wọ́n àìkánà àwọn wàlíyùlá ẹsẹ́ ò sáwọn ní sókò tó ń bí orí ń tàfẹ́ sọ yá àwọn gbàgbọ́ àwọn ní ọmọ lálàsí àwọn súnà ni àwọn òní gbàgbọ́ tí wọ́n ìkan náà wà líwú láì lójọ́ kan ó délú kan gbogbo àwọn àwọn àárín kí ọlọ́run mọ́ tí lọ sí ilé olú ẹmọ ẹ̀rìn kí bí aláìlúṣẹ́ ó dé kan náà àwọn olú kan ó wá rí pé bí ọdún mẹ́ta òjò oòrùn àwọn èèyàn ti ń kú lọ ó wá ní kí wọ́n ó èèyàn kí wọ́n máa pókọ ohun kí máa pókọ ohun nígbà táwọn náà sí àwọn èèyàn náà táwọn ò fẹ́ ṣe kèfèrí sáwọn wàlí Ọlọ́run Ọba àwọn náà bẹ̀rẹ̀ sí ń pókọ rẹ̀ láàrin láàrin ìṣẹ́jú mẹ́ta òjò sì bẹ̀rẹ̀ sí òjò ń rọ̀ débi pé gbogbo àwọn àwọn super story tó mọ́ pa fáwọn èèyàn nìyàn ìtàwọn wàlí ọlọ́run bá bá fẹ́ lọ́lọ́run bá wọn fẹ́ o so àwọn orin nínú àwọn orin wọn náà máa ń fi sí gbogbo àwọn orin ẹbọ so wa amri ya amrullahi in kun yakun nke alamari mina lalamari ọlọ́run bá ti bá ní kó mọ́ ẹbẹ yóò mọ̀ bẹ náà Ibrahim ya gbogbo àwọn ẹlẹ́bọ̀bọ́ sí máa ń ṣe nìyẹn na Ibrahim ya gbogbo náà sí ṣe nìyẹn pé pé Ọlọ́run bá ti kún fún ní kún fáyẹ̀kún kún fáyẹ̀kún tí ó fi ṣe kí ni tí ó fi yára rẹ̀ gbà nínú kó owó lápá owó lẹ́sẹ̀ kún ni alékún sàmàtàlágàtún ọ̀yẹ̀ kún fáyẹ̀kún tí ó fi ríra rẹ̀ gbà kóònú owó lápá owó lẹ́sẹ̀ kún ni ó rọ́kún ni ẹwọ̀n kẹ́ so wọ́n sì ní pé Ọlọ́run bá ti fún ní kún fáyẹ̀kún pé gbogbo rọ́ àtẹ̀tàn àwọn èèyàn náà dẹ̀ ṣe wá rí ó ti wá di pé bí ẹni yẹn bá ṣe ṣe kèfèrí sọ́lọ́wọ̀n bá bí ṣe ń bọ́lọ̀ bá pò sí bẹ́ẹ̀ náà làwọn èèyàn ṣe máa ń gbà fún sí àẹ́rì náà tí Ibrahim ni yá ṣe kọjá àlà làwọn èèyàn fi gbà fún tó bá yẹn ó pèrà rẹ̀ àìmọye ìgbà ló pèrà rẹ̀ lọ́lọ́wọ́n bá àìmọye ìgbà ló sọ pé òun lè pé àwọn tó bá nífẹ̀ẹ́ òun àwọn tó bá rí òun wọ́n wà Janna ni láì láì sí sírò so mo búrú àwọn nǹkan báyìí pé ẹ́ so àwọn ṣírkù asgard ni ó díẹ̀ díẹ̀ bí ó sì mọ́ gbáwọn yẹ̀rọ ṣírkù akbar ni so ìtàn Nabi sallallahu alaihi wasallam fi dìde gbogbo ọ̀nà yẹn nìyẹn mọ́mọ́ sọ fẹ́ ní kankan pé in tọ́nà bá bá fẹ́ àti tẹ́yìn náà bá fẹ́ ara in tọ́nà bá bá fẹ́ nìkan náà ni gbogbo ẹni tó bá fẹ́ jí kó máa sọ pé in tọ́nà bá bá fẹ́ àti táwọn náà bá fẹ́ wallahi ẹlẹ́bọ náà fẹ́ sọ́ọ́dà wọ́n ni haza shirkun fil alfaz wọ́n ni àwọn shirkul asgar ilé níbi àwọn ẹ̀rọ wọ́n ni annáwọ̀n thani wọ́n ni yana ẹlẹ́kẹjì shirkun khafiyyun fil qulub wọ́n ni shirk tó pamá lọ́kàn àwọn èèyàn wọ́n ni wa huwa anwa' wọ́n ni yana yana ni o min abraziraha arriya nínú àwọn shirk tó pamá òun ni shirk karimi so ẹbọ karimi wọ́n ni fahuwa yu'ridu lima yúrọ mina al'amal wọ́n ní ẹbọ ríyá ó ma ń ṣẹlẹ̀ sí àwọn nǹkan tó lè rí nínú àwọn sẹ́ni o wa huwa ala naw'ain wọ́n ní ríyá pín sí méjì so ríyá ó pín sí méjì ríyá ulmunafik ẹni tó ti ṣe ríyá ṣe ríyá ṣe ríyá débi pé gbogbo ìgbésí ayé rẹ̀ ó ti padà di munafiki torí ríyá ìsekárí mi ìmọ̀ padà sọ́yàn di munafiki ni tó yí pé ọ̀tọ̀ ni tí yíò ma nílẹ̀ mi so ọ̀tọ̀ ni tí ó ma fi kíni ọ̀tọ̀ ni tí ó ma fi hàn bíbà pé mùsùlùmí lọ so riya'ul munafiqin kárí mi tàwọn munafiki alladhina hum fi darkil asfali minan nar àwọn tó sì pé wọ́n wà ní pele tó kéré wọ́n ma ń fi sẹ́ wọ́n fi ń ṣe kárí mi sáwọn èèyàn wa ya'taqiduna bi qulubihimul kufra ẹ̀rí ẹ̀rí lè iná gan nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ̀ yìí ẹ̀rí nínú wa wọn gan níbi ìwà ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ̀ yìí ẹ̀rí nínú àwọn gan kárí mi tó bá wọlé báyìí tí ó bá kírun kárí mi tí ó bá ṣe gbogbo nǹkan kárí mi ni gbogbo nǹkan

wọ́n ti ma nírú mọ́sálásí tí wọ́n lọ kí wá sí pé ní tó fi ma nírú mọ́sálásí tí wọ́n lọ ní pé torí pé wọ́n gbọ́n tó dá ń bẹ́ àbí nǹkan no wọ́n sì rí pé àwọn àwọn èèyàn lè róhun bẹ́ kódà wọ́n tún ma máàkì rẹ́gísítà gan wọ́n ma máàkì rẹ́gísítà pé a ah, tọ́má ti kírun tán àwọn bàbá wa nílé kíní àwọn náà wá lónìí àwọn bàbá wa kíní kan tóòrò kíní kan eh, alájì má ṣe kíní kan kíníkan eh, bàbá wa nílé kíníkan wọ́n a máa ka gbogbo ẹ̀ wọ́n a máa ka gbogbo ẹ̀ báyìí ẹ̀dàkùn ìbòlè èyàn ti rélè láyà àwọn sọ̀hábà náàbì ká máa máa kí rẹ́gísítà tàbákí mú tán pé yá àwọn lòtòrò kíníkan àwọn náà wà ń bí kódà wọ́n ti sọ fún mi sí pé wọ́n kánjú ni wọ́n ti wọnú kámírì wọn ẹ̀dàkùn kí la fi gbogbo lè wọ́n sí ẹwà rí musulmi náà musulmi ẹni tí ó ti ní kankan tó wọ́n tí alájí tí ó ti dókò tí ó ti ṣe kankan yóò àmọ́ wò pé ah gbogbo tó wọ́n náà àmọ́ wò ní pé ọjọ́ kan wọ́n pòkọ̀ tẹ̀mílẹ̀ lórí kíní ìlú dọ́kẹ̀ ní táwọn yóò àmọ́ lé nìyẹn wọ́n pòkọ̀ ah, ti rí <laughs> ẹlòmí ma ń sanwó ká pókọ̀ ohun oye 10,000 ní ẹpókọ̀ àwọn alájì kìíní ni wọ́n àwọn èèyàn mọ̀ wọ́n ẹ̀dàkọ̀ wọn wàláhì wọ́n ma ń sanwó ká fi pókọ̀ wọn oye so ẹ̀wọ̀n ká so ṣé Ọlọ́run ló wá wá kírun fún àbí káwọn èèyàn fi mọ̀ ẹni tẹ́fì ẹlòmí kò ní lọ́bí tí ẹlòmí ò ní lọ́bí tó ti mọ̀ pé wọ́n ní pókọ ohun kódà àdánwò tẹ́lòmí ní pẹ̀lú àwọn súnà ní pé ẹ̀ lálẹ́ ẹni kankan yìí ah, so ìgbà tán bá lálẹ́ ẹni kankan ní pé káwá kírun tán kankan wọ́n máa yìn ọ́ nílé ọlọ́run bàbá ká máa gbókọ ẹlòmí ìga nílé ọlọ́run bàbá in tí ò jẹ́ káwọn èèyàn gba tẹ́yìn ẹ̀yàn súnà yìí ẹ̀ lálẹ́ àwọn èèyàn ẹ̀ lálẹ́ àwọn àgbàlagbà ẹ̀ lálẹ́ àwọn àgbàlá ẹ̀hùn gan Allah musta'an so wọ́n yí sórí yá àwọn munafiqun wọ́n ni hadha wal iyadhu billah riya'u kufrin wọ́n ni ríyá ilé yóò ríyá kèfèrí ni li'anna ashabahu tó láwọn tán ṣe rú ríyá báyìí la yu'minuna billahi azza wa jalla wọn gbàgbọ́nà Ọlọ́run ọba wa innama yatadhaharuna bil a'mali salihah wọ́n kàn fà wọ́n ṣe dáadáa wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń hàn sáwọn èèyàn ni so wọ́n fi ń ṣe ṣó ní sáwọn èèyàn ni li ajli matami'i dunyawiyya so nítorí àwọn kíni nítorí àwọn káyé nítorí àwọn káyé so ibi tẹ́lómi ti mọ̀ pé yóò ti rá appointment kan ní ó ti lọ kírun ṣe lọ kírùn pé ẹ wá kí àwọn àgbàlagbà ẹ má bọ̀ wá báyìí ẹ má bọ̀ wá oye so ọ̀tọ̀ ni tẹ́lò mí o mọ̀ sí gbogbo ọ̀tọ̀ ni tí o mọ̀ sí kọ̀rọ̀ so wọ́n ni ẹlẹ́kẹ̀ẹ́jì àríyá alladhi yahsulu min al-muslim wọ́n ni kárí mi tó ma ń jẹ látàdọ̀ musulmi qala sallallahu alaihi nígbàtí Ànábì sallallahu alaihi wasallam jáde sí wọn wa hum yatadhakaruna dajjal bí dajjal ṣe burú tó yẹn wọ́n dákọ̀ dajjal láàrin ara wọn qala ala ukhbirukum Ànábì wá ní ẹjẹ́ fún inírò bima huwa akhwafu alaykum indi in tí mo bẹ̀rù jù fún yín min al anábi ni àríyà mo bẹ̀rù kárí mi fún yín lọ́jú Masihu Dajjal yaqumu ahaduhum ìkanu wọ́n fẹ́ kírun fa yusalli yóò fẹ́ kírun wa yuzayyinu salatahu yóò wá ma perfect irun rẹ̀ yóò ma ṣe lọ́sọ lima yara min nadhari rajulin ilayhi torí pé orí pé ẹnìkan wò torí orí pé ẹnìkan wò ohun so yí táwọn ibi tẹ́lòmí o ti ibi táwọn èèyàn ó ti rí wọn tán ti ń ṣe ìbádà wọn ní fẹ́ sí ń bẹ̀ so that rí yóò tí ẹ̀ ní fi kò ní fi kírípù wọnú ọkàn wọn ara wọ́n ni fahadha qad yaqa'u lè ṣe wa aada ila al-ikhlas lillah yóò sì padà lọ sí bí ìsàfọ̀mẹ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo azza wa jal fala yadurruhu idha dafa'a kò ní ṣe ní aburú kankan nígbà tó bá ṣe kíni tó bá ti rìpẹ́lẹ̀ wa amma idha stamarra ma'ahu ṣùgbọ́n tó bá tóun náà bá ń wò pé gbádùn attention tó ń alhamdulillah àwa dúpẹ́ àti dúpẹ́ sí kílẹ̀ ń dúpẹ́ sí àwọn èèyàn ti ń padà dẹni ọlọ́run mọ̀ àwọn èèyàn ti ń padà dáwà mọ̀ àbí ọlọ́run àbí ẹlòmí ẹlòmí lọ́gbọ́n gan kò ní sọmọ́ ọlọ́run ti ní káwọn èèyàn máa gbọ́ nǹkan yé oye oye so ọ̀tọ̀ ní ẹni tí ń sọ tó tọ́ pé ọlọ́run but in tí ń sọ ni pé àwọn èèyàn ti ṣe kíni àwọn èèyàn ti ń ṣe òun sìn ah alhamdulillah kílé kílò àwọn òjì ní káwọn èèyàn ma gbọ́n kan yẹn sí ẹ̀dàkọ̀ ẹ̀yẹn bóò ní ẹsẹ̀ ma pé ẹmú kan ipá àwọn èèyàn ń ṣe ọ́ àwọn èèyàn ogun tí bá sọ́ sí àwọn èèyàn ń ṣe rẹ̀ kí àwọn ah, òjì ní káwọn èèyàn ma gbọ́n kan yẹn sí so Allahu musta'an so àwọn náà mọ́ búburú àwọn èèyàn tí ríyà ìtọ́nà tó kó bá wọn gan níbi dáwà wọn ìtàwọn afáàfin ma ń sọ nìyẹn pé kódà nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn munharifun tẹ́rí tán yẹ gẹ̀rẹ̀ kóònù súnnà wallahi báàbù ikhlasi utu min báàbù ikhlasi ibi tó ṣètọ́n ti wá bá wọn ní báàbù ikhlasi abala ikhlasi ibi tí ṣètọ́n ti wá bá wọn ní abala ikhlasi pé ah sèyàn ẹni tí ó bá fẹ́ dótọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní bùkátà láti pé kó wá sí sí ẹ̀fọ́ lọ́wọ́ bá mo fẹ́ ṣe kìíní nítorí ọlọ́wọ́ bá ni kí ti pé mo máa kà pé ah, àwọn àfáà ti lówó ń sì ọlọ́run kò dàbí ayé ìgbà wọn fa àwọn àfáà ti ó kéré náà àwọn àfáà tí ó dótọ́ lọ́run fún wà díẹ̀ tọ́nà ọbọ̀ onípadà fún ní ọkọ̀ àbí fún gbogbo ẹ̀ àwọn àwọn alùsúnà yìí yìí <laughs> ọkọ̀ bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ ní máa ń lò wọ́n so gbogbo ilé àdánwò ni so gbogbo ilé àdánwò ni so ríyà ni so ríyà tí ríyà bá sì padà báyà débẹ̀ gbogbo ṣẹ́ rẹ̀ yóò mọ̀ sí nítorí ayé ni yóò mọ̀ sí torí ẹlòmí tó yàtọ̀ sọ́nà ọba ni òun náà wà di kèfèrí so wọ́n ni èyàn gbógun ti ríyà èyàn máa ń gbógun ti ríyà ni ikhlas ikhlas èé sí nǹkan tí èyàn máa ń wò bóyàn ti ní òjò tí èyàn bá ti ń wò pé ah, alhamdulillah mo ti wá padà mo ti ní ikhlas bí àwọn sẹ́mi dẹ́dẹ́ ń sìn

ẹ̀rọ kí la fẹ́ gbàmbí kí ẹmọ kírùn kó mọ fídíò rẹ̀ kí la fẹ́ gbàmbí kí ẹmọ kírùn àwọn àwọn afásúnà olómọ ṣe bẹ́ ibọ́lẹ̀ ti rí fídíò bí tí jẹ́ sọ́lífà sáà ti ń kírùn àwọn èèyàn wọn ò kírùn nínú wọn àbí wọ́n kírùn nílà <laughs> wọ́n mọ̀ kírùn àbí ẹ̀hẹ́ bọ́ ibọ́lẹ̀ ti wá rí pé ah bọ̀ ẹ̀rẹ̀ lómi bí báyìí la ilaha illallah àwọn nǹkan yìí tí ma náyà lówó gan nífà wallahi yìí tí ma náyà lómi lówó tó pọ̀ gan torí àwọn kámẹ́rà tó jẹ́ CCTV wọ́n yí sábà ní quality tó dà but àwọn quality tó àwọn èyí tó ma ní quality tó dà standby generator tó bá ti kú kódà yóò súnmọ́ bí ní pé ah, ẹ gbádùn generator kú lórí rẹ̀ wá lè já kẹ́lọ tún kẹ́lọ iná lọ lórí rẹ̀ wá lè lọ já kẹ́lọ tún generator tàn ẹ lè lọ já kẹ́lọ tún tẹ́lẹ̀ generator tàn ṣẹ́wọ̀n gan so ó ti wá dín sí pé àwọn èèyàn kí ni kámẹ́rà ń ṣe ní mọ́sálásí ah, kí ló gíra fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ ọmọ ráwọn èèyàn tó fẹ́ kírun yíò yíwọ́n ara yíò yíwọ́n ni ah, ẹwọ́n ma àwọn èèyàn iṣẹ́ tó yẹ kó ìsunkú tó ń sunkú fọ́nà ọba yẹn tó yẹ kó wà láàrin wa tọ́lọ́wọ́ ọba àbáwọn ẹni tó bá kírun ìsunkú àwọn wọ́n máa ń rí inú àwọn sálàfù pé wọ́n ìfẹ́jẹ́ káwọn èèyàn rí páwọn sunkún but ẹlòmí sí báyìí kókà má ti sunkún díẹ̀ òun náà wọ́n mọ́ yóò tún wá rú náà sí ẹwọ̀n mẹ́ ẹkọ́ àwọn sálàfù wàláhì wọ́n ní tí Umar bá ń sunkún báyìí yóò tún máa jara wọn jà ní pé àríkò lọ́sẹ̀ẹ́ so ẹkún yẹn ló ń borí wọn kìí sí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ onífọ̀ṣọ́ ni ẹlòmí ti máa ń tájẹ́tì àwọn òjò náà oṣù tí ó sunkún àwọn ọmọ tó ti sunkún pẹ́ fa ẹwùn kan so ríyà bí ríyà sí ń wọ́ sí àwọn èèyàn nìyẹn bí ríyà ríyà kárí mi káwọn èèyàn mọ̀ wá káwọn èèyàn mọ̀ wá káwọn ẹlòmí wọ́n gbapò wà láwùjọ àmọ́ kéèkéé yìí àwọn kéèkéé ìdún wọn jámà kankan so áfíkọ́ ni wọ́n so gbogbo tó bí náà ni pé kíni àwọn ohun ò gbọ́dọ̀ jù wá lọ láwùjọ so áfíkọ́ ni wọ́n ò dá kankan mọ̀ wọn ò tí mọ̀ kankan fá ìkanu wọn tó ń sí sọ́rọ̀ náà yẹn àmọ́ yíò mọ̀ kankan wọ́n mọ̀ kẹ́kẹ́ pé wọ́n mọ̀ kẹ́kẹ́ tí wọ́n tí ìmẹ́bí tí eh, ẹ̀sìn kọjú sí báyìí wallahi wallahi so bọ́nsí sọ náà nìyàn so kí ló wà lẹ́yìn gbogbo ẹ̀ náà ni pé gbogbo ẹ̀ náà ni pé aláwà náà ni àwa la fẹ́ máa darí gbogbo ẹ̀ so àwa la sì fẹ́ jẹ́ káwọn èèyàn máa ríwa pàwà la ń darí gbogbo ẹ̀ so dáwà dáwà tàwà wà lórí ẹ̀ dáwà ìkìláàsì táàrán kan pé dáwà tàà fẹ́ mọ̀ lórí ìkìláàsì so gbogbo ẹni tó bá fẹ́ wà lórí dáwà yìí náà Ọlọ́run ọbọ̀ dánwò pẹ̀lú ìkìláàsì nípa bóò ló ṣe sí sí ẹ̀ sọ́lọ́run bá subhanahu wa ta'ala sí kama wá nǹkan kama wá ẹ̀yìn àwọn èèyàn pé àwọn ti padà bá mo ti bá bá sọ́kù bàdá rẹ̀ mọ́ pé bàdá wà pé ẹn ká tún máa bàdá ilé ìsódà tẹ àwọn èèyàn ìbà tó wà padà yá ẹni tán fẹ́ bàdá náà ẹfẹ́ kan bàdá àwọn ọyí so ìgbà tó wá padà sọ̀rọ̀ burúkú sí ó wá ṣe kíni ó bá tún jẹ́ àdádà tẹ̀bìdíyàn la hawla wala quwwata illa billah so padà tún bàdá rẹ̀ nígbà tó wá sọ̀rọ̀ burúkú sí olóòtẹ̀ tó wá padà bàdá rẹ̀ ẹ wo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wallahi ó yẹ kí èyàn pé pé ṣé àwọn tẹ́yìn ọmọ wà lẹ́yìn wọn nìyàn ó yẹ kí ẹ máa dúpẹ́ fọ́nà ọba sí ni ní bọ́jọ́ sí ń gún ní ọjọ́ pítọ̀ èyàn dúpẹ́ àdánwò èyàn rí àdánwò tó tọ́ èyàn rí àdánwò gan but èyàn gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́nà ọba ní pítọ̀ à ń dúpẹ́ fọ́nà ọba wallahi wallahi wallahi so ibi tí ṣaitọ́nù ti wá bá wọn náà ni pé abala pé ká ní ìkìláàsì fọ́nà wà bá kí ní tó fi ń wá halkọ̀ so wọ́n torí pé tọ́ lè à tó bá padà dípé nǹkan fẹ́ máa yọ gbàwà tá ma ń tó sáfúlá halkọ̀ wọn gbọ́dọ̀ yàwá sẹ́yìn o àtà ma ń wà ní pé àbí

wàstàmàrù ala rajih wọ́n ní bákanáà tí tó bá wọlé ní àárín iṣẹ́ tó bá ti tẹ́ni ẹbá ti dún nímọ̀ ríyà àyẹn tí ó já lógún yóò wà pẹ̀lú rẹ̀ ni wa kadhalika sum'a bákanáà ká gbọ́ wa káwọn èèyàn gbọ́ mi káwọn èèyàn gbọ́ mi ọ̀fẹ́ káwọn for lovers of lovers of <laughs> ẹ́ ní wọ́n create a fan page lórí Facebook 20,000 followers èmi náà eh, àwọn èèyàn gbúdọ̀ eh, mo gbọ́dọ̀ mọ́ àwọn èèyàn lè gbúdọ̀ dúdọ wọ́n gbúdọ̀ lè máa gbọ́n tí mo ń ṣe náà ah, ìyàdúrú mọ̀ yìí káàyẹ máa gbọ́ àbí kùránì yìí mo fẹ́ máa ká kùránì fáwọn èèyàn Friday Friday ohun mi dùn púpọ̀ wọ́n kà create fan page ní ìgbé gmail ìgbé gbogbo ẹ̀ sí in fa account number náà sí fẹ́ni tó bá fẹ́ donate sí tó bá fẹ́ donate sí tọ́lọ́wọ́n ọba ìwọ tó bá fẹ́ dá sí tọ́lọ́wọ́n ọba sọ láti yà sí wọn ti kàjá yìí ìwọ tó bá fẹ́ dá sí tọ́lọ́wọ́n ọba tọ́rọ ọlọ́wọ́n ọba wọ́ ọlá àkáǹtì ní lọ lórí screen yìí <laughs> ẹ̀wọ̀n kan ọ̀lá ìdá ti sọ ìdáhùn yẹn ti sọ ìsìn ọlọ́wọ́ wádà ní ẹ̀ṣí ẹ̀rẹ̀ ẹ̀ṣí ẹ̀rẹ̀ ẹ̀ṣí ẹ̀rẹ̀ ẹjẹ́ káwọn èèyàn náà gbọ́ ẹ kọ́mẹ́ntì síbẹ̀ ẹ kọ́mẹ́ntì síbẹ̀ àwọn irinṣẹ́ tí ò ní jẹ́ kí ẹ ní ìkìláàsì wọ́n bá ti pọ̀ so yẹn ni ó mọ̀ jára ìlógún wallahi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí yìí tó gbé dé ní fídíò ríyà ni òun náà mọ̀ pé fídíò pé kí lòun fẹ́ gbà mí fídíò but in tó gbé dé di fídíò rí yáà ni gẹ́gẹ́ tí ń sọ̀rọ̀ ẹnìkan fún wa pé ìgbà tó wà ní jamia wọ́n ní ìgbà tán wà ní tẹ́niyẹ wà ní jamia pé pé wọ́n ní fídíò tán wá kámẹ́rà tán fẹ́ fi fídíò ìkanáà afá tó wá ṣe dáwọ́rọ̀ fún àgbà yẹn wọ́n ní ó fẹ́ ma bá wọn tí wọ́n fọ́ mọ́lẹ̀ ni ìkànnà àwọn àwọn ọlọ́jọ́ mìíràn pé wọ́n ní ó wá ní ó ní wàláhì báwọn ṣe sí facebook lọ́jọ́ kan àwọn sì kan fídíò rẹ̀ lórí facebook àwọn sì kan fídíò rẹ̀ lórí facebook pé ah aláwọn wá pé àwọn sọ fún pé ah so orin tí òjọba yìí tó fẹ́ bá wọn tí wọ́n ń ṣe kámẹ́rà tó fẹ́ fídíò àfáàkà tó ń bá wọn pò pé kíníkíní wọ́n ní kò wá dákẹ́ kò sọ̀rọ̀ kan ó dákẹ́ kò sọ̀rọ̀ kan so kíyàn náà ma wòye sí ìtẹ́yàn se ìtẹ́yàn wà lórí ẹ̀ àti ìdítẹ́yàn fi wà lórí ẹ̀ so lónìí ni lọ́la ni ní gbogbo ìgbà kíyàn máa rí ara ẹ̀wò so kò jẹ́ ṣe jẹ́ so ni wakadhalika sum'a káwọn èèyàn gbọ́ mi wa hiya lima yusma' min al-aqwal wọn náà ni pé àwọn nǹkan táwọn èèyàn máa ń gbọ́ nú ọ̀rọ̀ ka dhikri gẹ́bí ìrántí ọlọ́wọ́ bá wa ويثنوا عليه كما سكيني كان فيه ويقع في الأقوال المشروعة من قراءة وأذكار وغير ذلك مما يفعله يريد أن يمدحه nípé àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ tí wọ́n ṣe lófin gẹ́bí qira'a adhkar so ó ń ṣe nítorí káwọn yẹn bá fi yìn hina yasma'unahu nígbà táwọn yẹn bá ń gbọ́ ẹ fi láìkì síbẹ̀ ẹ fi láìkì sí ọ̀tọ̀ bá tún wá fẹ́ dá sí tọ́lọ́run ọba pé à ń fà kókó lẹ̀ ní jímọ̀jímọ̀ láti ka Kùránì fẹ́yìn èèyàn ni lórí Facebook ọ̀tọ̀ bá tún wá fẹ́ dá sí tọ́lọ́run ọba tó mẹ́yà Kùránì yìí àkáǹtì ló wà ń lẹ̀hùn àní sọ iye tó fi sí ẹni à ó wọlé ìkan bí i ṣe ń sọ́nsì ẹ̀rọ ọlọ́run ọba kan sì wọlé Allahu Akbar 200,000 ló sẹ́ndì ráà ọkùnrin àwọn owó báyìí àwọn owó tí yíò fi kójọ tí yíò fi lọ hajji nù in tọrọ hajji díẹ̀ díẹ̀ nù pé àwọn owó tí yíò kójọ tí yíò fi lọ hajji nù ọmọ bá ló padà pé ń sin táà náà lọ hajji táà lọ bẹ̀lọ́n ìbẹ̀rẹ̀ ti wá ah, ẹnìkan ń pè mí ó fẹ́ pè wọlé nígbàtà ka Kùránì tán ó fẹ́ pè wọlé <laughs> ah, ń sin yíò àgbè yọ́ ẹni ẹ̀sì lọ hajji lọ́dún yìí Allahu akbar yóò sì òun náà sì ṣe zùzúrù ṣúkúrù kódà yóò tún wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà yóò wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà yóò wá sẹ́ẹ̀sẹ̀ wá sẹ́ẹ̀sẹ̀ zùzúrù ṣúkúrù wallahi wa kulluhu atihi gbogbo èèyàn ni ó sì kí ni in kullu so kí ẹmọ wòye sí nǹkan tó ń ṣe àti dáwà rẹ̀ kí lè yàn fẹ́ fi gbà àwọn ayẹ́kùn àfi nafsihi shay'un àbí kó dọ́kàn rẹ̀ min hubbi sana tí yàn fi gbúdọ̀ sọ́ra ah Allah ustaz ah, ustaz ustaz ọlọ́run ló mẹ́rin tó ní ustaz eh, ustaz Allah wọ́n kọ́ wa ojú rẹ̀ náà ló sì ti ń sọ àbíbí tí ó fi jádánwò fún tó náà ma máa rẹ́yìn lórí fóònù pé àmà yí mọ̀ yìí wọ́n ti ń gbé mi sáyé ustaz kí ni ẹ̀ fẹ́ gbà ń bẹ́ tó bá ti di pé à mark register ni pé à ah, ustaz this is what ustaz toss us today kò ní ìdìná ṣe bí èyàn ti kí èyàn ti jókòó èyàn ti kọ́ èyàn ti kẹ́kọ̀ọ́ mẹ́ ustaz kò túnmọ̀ pé kí ẹmẹ́ ṣe fáìlà bọ̀ tó bá ti di pé èyàn ti ń kó bẹ́ni tí èyàn ń kọ́ tí ń kọ́ yàn kí à ustaz wá àwọn tí ó wá wáyé àwọn fojú wọn pé ah, o mẹ́yìn dáńkọ́ kò tí ẹ̀ pósì ẹ̀ níjẹ́ pé mo ti ẹ̀kọ́ kankan tí a ń bẹnu pé nǹkan ọgọ́dún mẹ́wàá kọ́ ni oye so èyàn gbọ́dọ̀ ràn àwọn èyàn lọ́wọ́ against ẹ̀mí ara wọn pé gbogbo àwọn nǹkan tí ó kó wọn sí ríyà pé kárí mi káwọn èyàn mọ̀ wá káwọn èyàn mọ̀ wá ẹ ẹ̀ṣẹ́ rẹ̀ mo ti fókọ mi sí mo fi fún nàmbà náà sí so ṣe ẹ̀sẹ̀ dáwọn èèyàn kìí kan ní pé wallahi gbogbo èèyàn láyé in tó bá ń tí ó bá ń sọ fáwọn èèyàn pẹ̀lú dáwà àbí nǹkan tí èèyàn bá ń ṣe wọ́n máa ṣe fún ọ̀nà indirectly wọ́n máa ṣe fún ṣe ẹ̀rẹ́ gbogbo ẹni tó bá ti wá gbéra ẹ̀ kalẹ̀ máa àwọn tó kàn wá lẹ́yìn àwọn náà ìkánà àwọn wà sí wọ́n láwọn láìkẹ̀ rẹ̀ yóò dà fún wọn yóò dà fún wọn ẹ̀mí wà gbá yọ́ àwọn wọ́n máa sọ̀rọ̀ pé ẹ̀ kọ̀sẹ̀ tí wà ní tí rẹ̀ hajji náà lọ kìí pé wọ́n ẹfẹ̀ balẹ̀ àfá so gbogbo àwọn tán ti gbé dáwọn kalẹ̀ báyìí ṣe wá rí rúbẹ̀ náà ṣe ìwé ẹni tó bọ́ ọmọ kí ó tó bọ́ wọ́kẹ̀ hajji yóò wá dọ̀lá yóò wá dọ̀rọ̀ wá ní ó ní ògbádùn ìgbà tó ń tó ń gun pléèdì kí <laughs> ohun wọ́n kó ògbádùn gbà wá rí ẹ̀wọ̀n kan so yóò wá dọ̀lá àwọn tán rán tí wọ́n rán lájì ó wà ní wọn ògbádùn so intelomi fi ẹlòmí ma ń sọ pé òun ò bá dáyìn o ma ń sọ olóhun ò bá dáyìn ní kankan o ma ń ohun bàdá àrẹ kankan irọ́ ni yóò lè mú reason kan wà bọ̀ reason tí ó mú wá reason irọ́ ni ìdí ni pé bóò ní ó ṣe bàdá ẹni tí ń send 200 sí lóṣooṣù ẹni tí ń promise rẹ̀ pé tí project mọ́sálásí mi bá ti wọlé òun ni ó fi sí ìchájì rẹ̀ àbí òun ni wọ́n kọ fún kó bàdá àrẹ kó tó wọlé <laughs> Allahu musta'an ẹ̀kọ̀ eh, mọ́wó sínú so an bẹ̀lọ́n ọba subhanahu wa ta'ala kó sọ wọn mi gbogbo àwọn àdánwò yìí kó wọ́n fi lè kó wọ́n fi sàdánwò fún wa so àgbogbo àwọn tó fi sàdánwò fún láwùjọ tí wọ́n fi ń da ìfẹ́ ọ̀nà ọba kó pè wọn so hada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma hamdika shalla la ilaha illa anta astaghfiruka wa atubu salamu alaikum wa rahmatullah